أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم وأن احكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم ان يفتنوك عن بعض ما انزل الله اليك فان تولوا فاعلم انما يريد الله ان يصيبهم ببعض ذنوبهم وان كثيرا من الناس لفاسقون يشركون صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على عبده ورسوله محمد بن عبد الله وعلى آله وأصحابه وعلى كل مدى بدعوته وسنة بسنته واهتدى بإلى يوم الدين ما بعد أقول فون الله الحمد لله adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àwa parí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin fún oore àánú tọ́lọ́run tó ṣífà alé ní tó ní a máa bẹ̀lẹ̀bẹ̀lẹ̀ ẹ̀rẹ́pẹ́ fọ́nà ọba náà alhamdulillah ọlọ́run má dáwọ́ orí rẹ̀ dó lára wá gbà kan àmín gẹ́gẹ́ bí ibi tàbọ̀rọ̀ náà ti sí ní àná lórí àyànà gbólóhùn àsíyàsà ma iya máhíyá máhíyá síyásá kí la ń pè ní síyásá what is politics a ti wá sọ fún wa ìtumọ̀ táwọn lárúbáwá fún mítà wá wà tàdósí lánàá o náà ni àsíyásàtò fi nùsúsí àṣẹ̀rẹ̀ìyà àsíyásàtò fi nùsúsí ṣẹ̀rẹ̀ìyà gbólóhùn síyásá nínú àkọọ́lẹ̀ àwọn àkọọ́lẹ̀ ṣẹ̀ríà tá ń pè ní alìkìtàbù wàsúnà hmm. alì alìkìtàbù wàsúnà a fẹ́ yẹ bónú síyásá wò nínú alùkwánà ti súnà a sọ fún aláàna pé lamuyardi lafdu síyásá fi kìtàbì láyá zawajalla látòkèdélé alùkùrán láti suratul fatiha a lè gbágbó lóhun síyásà pàdé kò sínú ẹ̀ wọ́n jẹ́ alhadis fíhì anisọ́lá wàlìsílá wàl'amùwànáì wàl'hukun wa gari dalik na al-ma'ani alladhi ishtamala alayha lafzu siyasa mọ́mùtàn ti bẹ́ àìwá sí gbọ́lọ́wọ́n siyasa ní al kò túmọ̀ sí pé Al-Kùránì ọ̀sọ̀rọ̀ ń tàà ń pè lànà òṣèlú bó ẹgbẹ́ àwọn gbólóhùn míì Al-Kùránì ń sọ tó ẹgbẹ́ in tó túmọ̀ sí náà ní gbólóhùn síyásà ọ̀kan lè síyásà ni nígbà Al-Kùránì bá ti ń sọ nípa tàà ń pè ní asọ́lá dáadáa kí dáadáa máa ṣẹlẹ̀ nígbà tí Ìsìlámù tó bá ti ń sọ wàlìsílá àti ìmọ̀ ṣàtúnṣe tó bá ti ń sọ nípa ìmọ̀ ṣàtúnṣe wàlì amúrùwà náà tí ń sọ nípa àṣẹ àti ikọ̀ fúnni tí ń sọ nípa kápàṣẹ bákanáà kákan tí ó dá fúnni wàlì hukum tí ń sọ nípa ìdájọ́ tí ń sọ nípa ìdájọ́ wàgẹ́rù dhalika min ma'ani alladhi ishtamala alayya lafzu siyasa àti àwọn nǹkan míì náà àwọn nǹkan míì náà ní gbólóhùn míì náà tó pé ń tó túmọ̀ sí náà ní gbólóhùn siyasa náà ló túmọ̀ sí kọ̀kan ló gbólóhùn sí siyasa gangan ni wọ́n ní èyí gbogbo eléyìí ó ń túmọ̀ sí síyáàsà bákan náà bó tiẹ̀ jẹ́ pé ààrin gbólóhùn síyáàsà nínú Al-Qur'an. wọ́n torí díẹ̀ wọ̀yà tẹ́bìlì Islam al-hanif al-hukumata qa'ida hukuma hukuma hukuma ìlànà ìṣèjọba ó jẹ́ gbòǹgbò kan nínú gbòǹgbò ẹ̀sìn gbòǹgbò kan ní nínú gbòǹgbò ẹ̀sìn wá yìí nínú ètò àwùjọ nínú ètò àwùjọ bákan náà tí Islam tánà bí mú wá wá fi bọ́mọ̀ ẹ̀dẹ́yàn lò torí falẹ̀ Islam Islam o la yukiru fawda hmm. kò fààyè gba dàrúdàpọ̀ sílẹ̀ Islam wa yìí kò fààyè gba dàrúdàpọ̀ bó o bá o pa bó o bá o bù lẹ́sẹ̀ ẹjẹ́ àbá gbogbo ẹ̀jẹ́ islam wa yìí kò fààyè gba kò fààyè ṣe jẹ́ ṣe ti mílẹ̀ wàlá yàdàlẹ̀ jama'a dalẹ̀ musulima bẹ́ẹ̀ náà ni islam ò fi ilẹ̀ kó wá fi jama'a musulmi lẹ̀ bìgẹ́rì imamin láìlásíwájú láìsí gẹ́ni ó ní ìdànà sálítà bí bálàdé ni tó bá dìlú kan ọgbọ́ni annabiwa muhammad sallallahu alaihi wasallam ó ń bá ìkan nínú àwọn ọmọ lẹ́yìn rẹ̀ sọ̀rọ̀ ó wá níbo bá dìlú kan nílùú tó lọ yìí wàlé ìsàfíà sùlẹ̀tọ́ ọnù kò wá sálásẹ̀ kankan bẹ̀ bó bá wá rí aláṣẹ kankan bẹ̀ òsù lórí inú ìlú yẹ anábì ni farhal anu masọ̀sẹ̀ hmm. kìí síbi tó gbé fẹsẹ̀fẹ́ fẹsẹ̀fẹ́ ìlú tí ò bá ti lọ lórí ìlú burúkú nìlú náà tètè ya kú ọ̀bẹ̀ torí pé àṣetáni ó sọ lórí wọn torí pé àṣetáni òun ni ó mọ̀ darí wọn bẹ́ẹ̀ kagọ́mọ̀ gbogbo ọkọ̀ mọ̀ dàrú ni Allah inú àdísì míì ìjọ́ kan anábìnrin àwọn mẹ́ta jáde ọgbọ́ni mm nínú àdísì míì wọ́n ní ànábì wa ó rán ìkan ó rán àwọn mẹ́ta nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ ó rán wọn jáde inú ọ̀rọ̀ tó wá bá wọn sọ tí ń jẹ́ òfin dòní ó ní idha kuntum thalatha tẹ́ bá wà níbi kan tá jẹ́ mẹ́ta ànábì níbẹ̀ tí ń lọ ibẹ̀ bá wà níbi kan tẹ́ jẹ́ mẹ́ta fa'amiru alaykum rajulan kẹ́ẹ̀ tó gbéṣẹ̀ pẹ́ẹ̀fẹ́ máa àjò èèyàn olórí láàrin mẹ́ta bàbá Ibn Taymiyyah rahimahullah nínú fatawa wọn àti ìwé wọn as-siyasatu shar'iyya fi islah wa ra'ya bàbá nígbà tí ànábìlá àgbọ̀ fèèyàn bẹ́ta péré lẹ̀ kí a máa dásílẹ̀ ayé láì lólórí láàrin wọn ká wá béèrè ọgọ́rọ̀ èèyàn ọgọ́rọ̀ èèyàn báwo ni tí wọ́n ṣe wá fẹ́ jẹ́ tí wọ́n ní lólórí ìyẹn ló di ọ̀ràn èèyàn ètò olórí nínú ìlú ṣẹ̀ríà wá ní bá àṣẹ èyàn lórí nígbàtà bá ń lo ṣẹ̀ríà níbi tí a bá ti lo ṣẹ̀ríà ọ̀nà dáa bá ń gba èyàn olórí náà lágbàyàn a kàn gbìyànjú kó súnmọ́ ṣẹ̀ríà ni nígbàtà bá ti sí lábẹ́ ìjọba Islam táà ti ń lo òfin ṣẹ̀ríà in tí wọ́n bá ń lò ń lù náà láàmú bá wọn lò ṣùgbọ́n a kàn gbìyànjú kó jọ ti islam ni kí wọ́n ti wá àkọwọ́ ìbá ìgbéǹgbà wọn òdí ló ṣẹ̀rí àbádá sí ibi jíṣẹ̀lẹ̀ ní ìsìn aláìpẹ́ mọ̀ ń gbọ́ wà sí àbá kan ó láwọn àwọ ìdásọ́sẹ̀lú kọ̀kan wá ó sì láàfẹ́ ìsìn ní ẹ mbòrò ti kọ́ yẹ àfẹ́ ìwọlọ́kọ níyẹ dákọ̀ ẹ̀ fún wa ọmọ kọ́ wà nírù lúbẹ́ o ní òṣèlú ọ̀kẹ́ a wà bá o ní ó ṣe súnmọ́ tòsí ni ọgbọ́ni a wà báwo lètò tí wọ́n ń lò ìjọba tí wọ́n ń lò báwo ni ó ti súnmọ́ ti Islam ọ̀nà táwà nìyẹn kèèṣe kákáwọ́ gbéra pà ní bá wọn dá sí gbogbo alamajá ń pè ní fíkẹ́ ọ̀làwíyà fíkẹ́ wọ́n ní irtikab akhafdọ́ra rẹ̀ aburú méjì ń bẹ́ẹ̀lẹ̀ méjèèjì láburú a wà mú aburú kékeré dání láti ti aburú ńlá lọ tẹ́bẹ́gbẹ́ta àfá kan sọ̀rọ̀ politics nírú ìjọba tá ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìlú yìí usulu fíkì tí wọ́n ń lò nìyẹn tó pọ̀lọpọ̀ yán ọmọ ẹ̀ sì farabalẹ̀ kẹ́kẹ́kọ́ kí a má dásọ́sẹ̀lú aburú ni aburú ni ká má dá sóṣèlú Awa mùsùlùmí ká má dá sí òṣèlú aburú ni àwa mùsùlùmí nígbàtá bá ti káwọ́ gbéra pà ní dá sóṣèlú aburú ńlá ni káwọ́ dá sóṣèlú democracy ń bẹ́lẹ̀ aburú náà òṣèlú democracy tí wọ́n ń bẹ níta ní ìsìn aburú lòun náà bọ́ láti wá ṣe láàrin aburú méjì káwọ́ wò nínú ká dá sí àti ká má dá sí ìwòlàbúrú ẹ̀pọ̀ èwo láwà mú nínú méjèèjì àwọ̀ èyí táburú ẹ̀ pọ̀ àṣà fún èyí táburú ẹ̀ kéré òun náà láàmú adásí gan àwọn tó jù wá ń rí ká má sí mẹ́ eh. níjọ tí UN United Nations láti kọ Ọbásanjọ́ tí a ní kí wọ́n ṣòfin pọ́kù fẹ́ obìnrin lórílẹ̀-èdè wáyìí ẹbí àwọn kanú àwọn mùsùlùmí nẹ́kọ́dì lókè ọya kò bẹ́sìn wa mú bàbá síbẹ̀ yóò dòfin bẹ́ẹ̀ni yóò sì kéne yóò dòfin bàbá àbá ti sí mbẹ́ ẹ wo wíwà ń bẹ àwọn èèyàn tó ń ṣe ni níjọ́ náà lọ́hun ń gbà fẹ́ dìbò 2000 wọ́n ní ya 2000 for Christ slogan you are 2000 for Christ ngbọ́lọ́ fẹ́ lọ ọmọ ya lókè ọya yẹ̀rí ma gbéṣẹ̀ ya dìde kódà kó ṣe political sharia ó ni tó ṣe Nigeria yìí àwọn musulman mọ̀ yìí ẹ̀ gbogbo jọ́nà lọ ta lọ jubilate ó ó ti ẹ̀dá kọ sharia nígbàtàwọn sharia bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ in tí àwọn musulmi dá sí in tó ń dí òkèrè o bóyá làbá tẹ́ ti kírun mọ́ gan bóyá làbá tí kírun mọ́ pẹ̀lú àwọn òfin tí wọ́n ń gbé jáde tẹ́bíjọ́ kan náà ni a sọ yí pé àgbọ̀ òfin mẹ́ẹ̀kì pẹ̀rún mọ́ hmm. bẹ́ẹ̀ni ṣe bá musulmi náà dá ń bẹ́ afẹ́ẹ́sẹ̀ yárin o lórí ọ̀rọ̀ cremation and autopsy lẹ́kọ̀ọ́ wa iná ni ẹbá mùsùn jẹ́ mẹ́rin náà tàà pe pé wọ́n ní tó kù ní ìsinmi pé pé èyàn bá jẹ́ lè kú ìjọba tí ó bá jẹ́ lójọ́ ọjọ́ mítí bẹ́ wọ́n kún wẹ́lẹ́wẹ́lẹ́ ni nígbà náà nígbà musulmi náà wọ́n dìde a rí àwọn afẹ́sìn muslim lawyers àwọn elites adasi. ìtójú ó dínkùnù ó sọ mínà ní jẹrin pé wọ́n lẹ́yìn tí ó sì ń lé ìlú rẹ̀ máa bí kan ó sì ń bẹ̀ oníwọ̀n píndá tààlà ìpín fún rárá ó sì ń bẹ̀ oníwọ̀n èèwọ̀n òpin dáadáa kò tí ẹ̀yẹ́ kí wọ́n pín nǹkan kọ́ ńgbà tó ti sí ń bẹ̀ torí di eléyìí kò sí pé lóhun síyásà nínú alùkùránì Karim ṣùgbọ́n ọ̀nà súnà ní Muhammad tàbá wá wá nǹkan ti dábà nínú alùkùránì tàbá ti bá nú súnà ó ti dáre náà arábìnrin tàbí tó fi kún ọmọrin ma tamassakum bihima falan tantahu min ba'di abada kitaballahi wa sunnati ọkọ̀ sọ̀sọ̀nà ó ní mo fi nǹkan méjì ilẹ̀ fún yín tẹ́ẹ̀ bá ti mú nǹkan méjì ìdání ẹ̀ ní sọ̀n súnú wọn ànábì Muhammad sọ́sọ́lá torí díẹ̀ bá bá bá kẹlmàtù síyásà fil Qur'an kanati fi sunnati Muhammadin sallallahu alaihi wasallam àrínú súnà ànábì wa Muhammad yana ti tó idan fa siyasatu min dinina siyasa ètò politics lára ẹ̀sìn wa yìí mi ń sọ mímí díìnì náà jigújigún nínú jigújigún ẹ̀sìn Islam òun náà ni politics wà o jùsù mímọ̀ jẹ́ àbí Muhammadun sallallahu alaihi wasallam ìpín kan nínú tàn náàbí wá mú wá ní o àgbóyìn ògbọ́dọ̀ dàrú mẹ́lọ ògbọ́dọ̀ dàrú wá wáyà tí wọ́n لقد أرسلنا رسلنا بالبينات ọdọ́dọ́ àwa ọlọ́run ara àwọn òjíṣẹ́ wa ń ṣẹ́ pẹ̀lú bayinat pẹ̀lú àwọn àlàyé وأنزلنا معهم الكتاب lẹ́yìn náà sọ̀kalẹ̀ pẹ̀lú wọn tí a fún ní tí a والميزان adúfún ní òṣùwọ̀n ليقوم الناس بالقسط kí ọmọ ẹ̀dẹ́ lè bá dúó déédéé وأنزلنا الحديد فيه بأس شديد bákan náà tún sọ̀kalẹ̀ fún wọn irin kí agbára tó nípọn bẹ́ẹ̀bẹ̀ wa manafi'u linnas tó tún ṣe àǹfààní tọ́pọ̀ fáwọn èèyàn wa liya'lama máa wo ní àrán Ọlọ́run bá ti ń bá yín sọ̀rọ̀ qawiyyun aziz ọba agbára ni ọba tó tóbi ni àyà tí a ń ká yìí àwọn adáwà lọ wo ìwé tí Dr. Ali Muhammad Muhammad Salabi tó ṣe ó pè ní ad-dawlatul hadith al-muslima da'imuha wa wazahibuha ètò ìjọba òṣèlú òde òní tàwọn mùsùlùmí in tó gbé dúó àtójúṣe ìjọba yìí tàbí page 6 ó mú wọ́n fẹ́ kí ẹ gbọ́ àwọn nǹkan tó fàyọ lábẹ́ àyà yìí tí wọ́n náà máa ń kéré kọjá ó ní gbàjọ́ bẹ̀rẹ̀ ó ní báyìí na Al-Qur'an Karim wujuba wujudil quwwa fi aidi hakima li iqamatil adl ìjẹ́ ọ̀ranyàn kí agbára kó máa bẹ lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n. àtórí wọn pé. àwọn tórí wọn pé. lè kọ́ mọ́tòlá àti láti déédéé lọ́lọ́ rí láyé wàlìmọ́nì alifasad wa zulim àti láti gbógun ti ìbàjẹ́ àtàbùsí tí ó bá ti sí agbára lọ́wọ́ àwọn èèyàn rẹ̀ ìbàjẹ́ àbùsí náà bẹ̀ lórí láyé iná nísẹ̀lérí láyé lẹ́ni nígbàgbà àwa kan tààrí tọ́lọ ní adá díẹ̀ nínú ìlú a ní politics is dirty dirty game politics is a dirty game ariwo tá ń panu àwọn tí ò wá dá àwọn náà ni wọ́n wá ń lùlù wa ni wọ́n ṣe olórí ilé wa lórí mo sọ fún yín náà pé wọ́n lẹ́yìn tí ó bá darí wọ́n darí rẹ̀ kí wá lè bú tí ó bá mọ̀ gbàtẹ́ fẹ́ dìbò wá sọ̀fọ̀ rẹ̀ ibọ́ ọmọ ọmọ tẹ́ dìbò ládùgbò yìí ìgbẹ́ fẹ́ dìbò wá sọ̀fọ̀ sí ni ibẹ́ mẹ́ta dìbò ládùgbò yìí asọ̀fọ̀ ṣe bìlì ẹbẹ́ iná mọ̀ bí ẹ́ ṣe rí inter produce fún house of assembly house of senate house of that's your product hmm. àwọn communist náà yí tẹ́ ń pariwo wọn tí a ń jẹ́bọ́ láti sánmà ní wọn ò jábọ́ o àwọn mínísítà àwa náà láyàn wọ́n bẹ́ẹ̀ yusuf minna ẹka kanú wa ni wọ́n bí ó bá jẹ́ ẹ̀gbìn ilé ajábúrú rẹ̀ a jẹ́ ọmọ ilé ajọ́rẹ̀ rẹ̀ tó rẹ̀ díẹ̀ ó wá ní fi hadhihi al-aya anawin kubura ó láyà tẹ́ ń wó yìí ta ó ló ní àwọn àkọlé ńláńlá some topics ọmọbẹ̀mẹ̀ ó lákọ̀ọ́kọ́ alikita. ọlọ́nsọ̀rọ̀ kitab wa anzalna ma'ahu likitab ẹ̀rì àwọn anábí ọlọ́n kan bẹ tọ́lọ́n fún aníwẹ̀ wọ́n mọ́ kìtàbù àkọ́kọ́ ń bí ó ní alikitabu huwa huna alquran karim òun náà alquran alápọ̀lẹ́ الذي يتضمن مبادئ الدين الاخير والرساله الخاتمه تو pé alukuran ló kó sínú àwọn fundamental ẹ̀sìn ẹ̀sìn ìgbẹ̀yìn tẹ́sìn mi ò ní wá mọ́ lẹ́yìn iṣẹ́ ìgbẹ̀yìn tó lọ́rán sáyé the principle and fundamental ẹ̀sìn bẹnu alukuran ó ní bákan náà wọ̀yẹ́ṣmùlù sáàrìlì kútùb alladhi anzalahu Allahu li hidayatil khaliq ó ní bẹ́ẹ̀ náà ló kó sínú gbogbo òwe tọ́lọ́run ti sọ̀kalẹ̀ fún àwọn ànábì ọlọ́run tó síwájú láti tọ́ àwọn ọmọ ẹ̀dẹ́ sójú ọ̀nà ó ń bẹ́nu wọn mùdàwánà tó lákọọ́lẹ̀ ìbẹ́nu wọn gẹ́rù mùdàwánà tí ó lákọọ́lẹ̀ tó pẹ́ ànábì ta fún wa sórí náà ó sì gbé lọ́bẹ̀ ó bákan náà wà rìṣáàdìhìm ìlàmà ìyànfọ́n fi dínì wà dìníyàwó ó ń bẹ́nu àwọn àwé yìí láti inú ìgbésí ayé wọn àtẹ̀sí wọn kí ni tó máa yẹn àkóso olú alùkwáni nù àtàwọn àwọn mímọ̀ ó lẹ́lẹ́ẹ̀kejì ń bẹ́nu gbólóyìn almizan scale ó ní wà ìrìṣẹ́rù lẹ́l'adìl bẹ́ẹ̀nà nas bilmawazin àdìlà ó ní tí ọlọ́run bá ń sọ bí ni pé ọlọ́run fi ń tọ́ka káàsì fún ní ẹ̀tọ́ ẹ̀ kí inú nǹkan tí ń darí náà ni pé kí àwọn kámàlì fúnra ara wa inú tí ń darí lónìí òun náà ni pé àfúnra wa ma wa mọ́ kálukú ń jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ inú Ilu òṣèlú olórí ìlú ó ní ẹ̀tọ́ táwa aráàlú gbogbo apata kò sẹ tí ń bèèrè duty right ni tẹ́bà ń kẹta bá bọ́ta ní ìsìn tí ẹ̀nà ń ṣe wọ́de kí wọ́n bèèrè wọ́n bèèrè ẹ̀tọ́ wọn ẹ̀ lè bọ́ta ní sí pé àwọn tí è máa tètè débi iṣẹ́ àwọn tí mọ́lé ti débi iṣẹ́ afẹ́ ṣe wọ́de wọ́n yìn ìjọba jẹ wọ́n bà ló jẹ́ àìlérú ẹ̀ àfi pé wọn fóókó oṣù wa àrí sálárì wa gbà àwọn jẹ́ ń se mẹ́lẹ́lẹ́nu sẹ́ pé a tẹ̀rí pé sí ọ̀lọ́ ọ́fíìsì fáìlì ká gba gìgèrè ní pàdé ọ́fíìsì ilé wọ́n yẹnjú fáìlì pàdé bí káàdì ló pé àwọn tó pé wọ́n àmọ́ tètè yẹnjú fáìlì o láńjá fújọba ń torí ẹ o kẹ́tẹ̀ mọ́ yẹnjú fáìlì gbọ́ kò ṣẹlẹ̀ rí àfi ráìtì nìkan ẹ̀rì ìdó dédé ó ní wàkìyàmù nazibili kristi ó ní túnmà pé kọmọ̀ ẹ̀díyàn ìdó dédé ó ní ikọ́ mọ́tò hayatihim ó náà ni ìgbésí ayé wọn ló dédé ó ní wà níwá nashatihim alasas tawazun bẹ́nà jàwà níbi mọ̀kútẹ́lifà ó náà ni pé gbogbo àwọn activity ọmọ ìnà lórí ilẹ̀ ayé kí a balance kó dúó dédé kí ọ̀kan má kọjá ọ̀kan kọ́kàn sí kẹni kọ́kàn máa kọjá ọ̀kan kí àwọn kan sì máa jẹ gàbà láwọn kan lórí àwọn kan ní ọmọ jí olówó lọ láìláì àwọn kan jẹ tálákà lọ láìláì kọ́ mọ́ sí gbogbo orú yẹn ọlọ́run balance gbogbo ẹ̀ ní àpapọ̀ tó bọ́lọ́ ní táǹpẹ́ ni kò wà nínú Kristi love justice òfin déédé ọlọ́run bá ní gbogbo eléyìí òun náà ni ọ̀rọ̀ tí a bá ìpẹ́ sí àkíyèsí ó ní wáyé wà máa rí ìbẹ́nu ọmọnìyàn tí ń tó pọ́rọ̀ ọlọ́run tẹ́ bá sọ fún àtẹ̀lé ìlànà tọ́lọ́run bá gbé kalẹ̀ àtẹ̀lé ìsìnbẹ́nu ọmọ ènìyàn tí ó kọ̀ tí kún sí ọ̀rọ̀ ọlọ́run tó dì díẹ̀ gẹ́gẹ́ bí àsìkò dátù dó sí rẹ̀ tọ́lọ́run bá sọ ajú ọ̀la a lè tẹ̀síwájú níbi ilé àwọn tí wọ́n gbọ́ràn sọ́lọ́run ọba lẹ́nu tí wọ́n gbọ́rọ̀ síjọba lẹ́nu nínú ìlú bólàsí bá wọn lò àwọn tí wọ́n gbọ́rọ̀ lada kaza ka bar mu da ladan subhanaka allahumma bihamdika shada la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر